نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية سورة تكتي أفي تنبير للي إن شاء الله أناني سورة القارعة إمام الشوقاني رحمه الله تعالى وني وكيل هي مكية بلا خلاف fakila hiya makiyatun bila khilaf wọ́n ní nínú àwọn táwọn àfọ́ ní tafsiri sọ gbà rẹ̀ ní pé nínú àwọn sọ́rọ̀ tí wọ́n sọ kalẹ̀ ní makka ni kò dẹ̀ sí ìyapa inú lórí ẹ̀ wọ́n ní wa akhraja ibn mardawayhi an ibn abbas radiyallahu anhuma qal nazalat suratul qari'ati bi makkata so wọ́n mọ́rọ̀ wá láti ọ̀dọ̀ uh, ibn mardawayhi láti ọ̀dọ̀ ibn abbas radiyallahu anhuma tí wọ́n ṣe ọmọ ọkù annabuwa muhammad sallallahu alaihi wasallam a wọ́nà ma ń pè ní báhàrù hadi al'umma wa turjumanu al ibn abbas al al’ashimi so ọ̀rọ̀ wá látọ̀dọ̀ tí wọ́n náà pé makka náà ni so imam القارئة من أسماء القيامة القارئة nínú àwọn orúkọ alkiyama òní wọ́n pè ní alkọ́ríà li'annaha taqra'u al-quluba bil-faza'i wa taqra'u a'da Allah bil-'adhab so ìdí tẹ́dẹ̀ fi ń pè ní alkọ́ríà òní pé bí kí yóò mọ̀ kan ọkàn àwọn èèyàn

tàbí lè sọ àwọn ọkọ̀ mí tó tí ma ń pè yawmul kiyama fún wa yawmud din wọ́n ma ń pè yawmul kiyama ni yawmud din as-sa'a yawmul jaza yawmul hashr yawmut taghabun yawmul akhir al-yawmul akhir yawmul na'am يوم الآخر نعم إن شاء الله so gbogbo àwọn ọkọ̀ yìí ń kọ́ asma'un li hadha al-yawm al-azim oní ni yawm al-qiyama imam Sa'di wani li annaha takra'u an-nas wa tuz'ijuhum bi ahwaliha ìdí ni pé wàhálà ìjọ yìí ó pọ̀ gan yóò dẹ̀ dàwọn èèyàn yóò dàwọn èèyàn láàmú yóò dẹ̀ fi wọn wa li hadha 'azzama amraha wa fakhamahu bi qawlihi ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́ọ̀bá ó sọ̀rọ̀ rẹ̀ lọ́nà tó lágbára gan ọlọ́ọ̀bá dẹ̀ gbé tóbi tó ní agbára lọ́lọ́fin alkọ́ríà malkọ́ríà wà máa adẹ̀rọ́ka malkọ́ríà ọlọ́ọ̀kọ́kọ́ dákọ̀ rẹ̀ pé alkọ́ríà ayyọ́mul kìyàmà ọlọ́ọ̀wá ni malkọ́ríà kí na ń pè ní yọ́mul kìyàmà wà ọlọ́run wá rìpítẹ̀ alkọ́ríà yọ́mùdín yọ́mùljẹzà yọ́mùlkìyàmà asáà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ malkọ́ríà kí ni wọ́n pè bẹ́ẹ̀ wà ma àdẹ̀rọ́ọ̀ká malkọ́ríà kí ni nǹkan tí ó jẹ́ kó mọ́ tán pè ní alkọ́ríà yìí ọlọ́run wá ní ìjọ tó ṣe pé yakunu náàsù ay min shiddatil faza'i wal hawl látara ìbẹ̀rù kókó tí ó ṣẹlẹ̀ níjọ́ tàà ń sọ yìí àti látara ìdàmú àti wàhálà àti hílàhílò hmm? kalifarosh ilmabifuf àwọn èèyàn ó dàbí alfarosh ay aljarod almabifuf ay láì mẹ́bí tí wọ́n lọ tí wọ́n lọ wájú tí wọ́n lọ sẹ́yìn alladhi yamuju ba'duhu ala ba'd tí wọ́n mọ̀ gúnra mẹ́lẹ̀ tí wọ́n mọ̀ borí ara wọn látara wàhálà ni wal faras hiya al hayawanatu allati takunu fil layl àwọn ni àwọn ẹranko kékèké tí máa ń tí wọ́n kọjú sí orí bí àwọn kòkòrò tó yí pé tẹba dáná tẹba tánà kalẹ̀ tánmà wá síbẹ̀ táwọkà mọ̀ fòkáàkiri àwọn yẹn ń pè ní alfarosh almabethur now ọlọ́wọ́n fi àwọn èèyàn gba àwọn tó sí pé nígbàtà wà láyé a ní direction bẹ tí máa fẹ́ lọ títí bẹ mọ̀ tí máa gbà lọ tí máa fẹ́ lọ lé mọ̀ kí báyìí ni máa gbà tí máa fẹ́ lọ bẹ̀ mọ̀ kí báyìí ni máa gbà ìjọ́ kan wá ń bọ̀ wá oníkálùkù ó kàn máa dàrú wọnú ara wọn gbogbo ó lọ kò ní sí ibi báyìí pé ibi báyìí gangan là ń lọ in ta sáàmà ní wípé wọ́n ti gbé wa dìde kò nínú sàárè again lẹ́yìn àìmọye ọdún bó bá ṣe wù Ọlọ́run bá subhanahu bó bá ṣe wù Ọlọ́run bá ní ta bá fi wà nínú sàárè àwọn èèyàn wà wà bẹ́ẹ̀ náà títí gbà tó wà Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn èèyàn ẹsẹ̀ dẹ̀yìn tí wọ́n dẹ̀ ma gbára wọn tó ma kọlu ran káàkiri ila an yasha Allah na wani fa'ida ukida laha narun ta hafatat ilaiha lidọ́ọ̀fi idrakiha àwọn ẹranko kéèkéé yẹn tán bá tán náà kalẹ̀ wọ́n sì lọ ma kó sínú rẹ̀ ìdí ni pé làákàí wọn kúrú haka yi makuru nínú táàrí mú bí ní wípé ọlọ́run fi àwọn ìyàwó alfarosh almabethus tẹ́ bá ní kẹ wọ hálọ̀ ọ̀pọ̀lọpọ̀ òyìn nínú ayítàwà yìí wallahi bí alfarosh almabethus náà sẹ́sì bí aljarod almontashir láyá àrífọ́lá yá àrífọ́lá ma yasna wa amma aljibal wa amma aljibal tó bí lẹ́yìn gbàyànkí ni wọ́n sọ wọ́n ni wa takunu aljibalu kal'ihnil manfush wọ́n ni wa amma aljibal asọ́mù sọ́lám ẹ̀rá wọn àpáta tó lè tó tíkì tó bá fẹ́ dúrílẹ̀ àpáta ẹmọ wàhálà tẹ́sí àpáta àwọn àpáta àwọn àpáta kan bẹ̀rẹ̀ wọ́n sì ń fọ́ tipẹ́tipẹ́ wọ́n sì ń fọ́ dìsín ó láwọn kaládùgbò alókínbẹ̀ẹ̀ gbà tí mo ti kéré bẹ̀rẹ̀ ti ń fọ́ wọn tí fọ́tán dìsín bó ṣe wá ní sọ̀lábà tó bó ṣe lè tó yẹn kọ́wọ́ Allahu akbar fatakunu kal-ihnil manfush ay wani kasuf al-manfush alladhi bakiya da'ifan jiddan tatiru bihi adna rih yóò dà gẹ́gẹ́ bí òwú òwú tó ti tó ti kúnná atẹ́gùn kékeré báyìí lè dágbé kò ní ìdí atẹ́gùn tó tóbi àwọn àpáta tó le látara ahwalu yawmil qiyamah ni o àwọn àpáta tó le tó lágbá yóò dẹ̀ mọ́ dìbí yóò mọ́ gbọ̀n bí òwú aláwọ̀ ma tó bá bíṣẹ́ ẹ́n yóò mọ́ yá jẹ́ alùlùwùdán ṣíìbà àwọn èyàn sì mọ́ dágbó lójú ẹsẹ̀ yá malkiyama ọjọ́ tó ṣe pé ìbẹ̀rù rẹ̀ ó tó ọmọ tó bá bí ní ìsìn ó tó mọ́ dágbó yóò mọ́ dágbó lójú ẹsẹ̀ látara wàhálà ni sẹ́kítà tàbánikà wà wòrawa àwọ̀ ẹ̀dá a wíkì gan

wà híyà tẹ̀múrù mọ́bùrọ̀ sahab tó bá dìyàmà kìyàmà ẹ̀rà wọn àpáta ẹ̀rọ bìyàn sí yìí wọ́n dúó ni <laughs> wọ́n fẹ́ dánù báyìí thumma ba'da dhalika takunu haba'an manthura tó bá yá wọ́n dín tí wọ́n gbọ́n dànù fatadmahillu wa la yabqa minha shay'un yushahad mú padà wá lọ tẹ́yẹn ẹ̀ ní rẹ̀pàtà kankan mọ́lẹ̀ fahina idhin tunsabu al-mawazin wa yanqasimu an-nas qismayn wa ashqiya nígbàtà ń sọ yìí hè ìgbà gangan ní nǹkan sẹ́sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìgbà náà wà gbé àwọn òsùn wọn kalẹ̀ àwọn yíò wà pín sí méjì ṣùwádá wà aṣkìyà àwọn olóríire àtàwọn alágbàkú tàbá sọ yọmùl kìyàmà yọmùl kìyàmà ọ̀nà láwọn ènìyàn rí bí tó pẹ́ pé kí ní ìjìnà jọ́tẹ̀ ń sọ iná kí wá tí dé láti jọ iná wà ní rọ́rù kọ̀ rí bà ọlọ́láwà rí ní tó súnmá àfáàsúnà tí wọ́n kú láìpẹ́ àṣírù close to 100 years bá ìtú ẹni kí wọ́n close to century century is 100 years now ọjọ́ rẹ̀ bí ànátà bí wọn wọ́n kú ní 2005 báyà bí 2025 ìṣú ẹ̀rẹ́ kí bí ẹ ti bí wọn láti bí ìgbà oníjẹ báyìí bí a bí 19 18 ṣe 19 àbí 18 bí 19 là 1905 gan wọ 2000 ó ti already pé 95 already bí 1950 kí ní kàn yóò jẹ báyìí 32 ní 92 kọ̀ lọ́sọ̀ ẹ̀yìn náà 92 now now ẹwò ẹwò gbáyẹn ẹwò sísìn more than 90 years ago ìjúmọ̀ ní kí tó ẹkẹ́ bí i bí kódà káà ní kódà 100 years kọ́nà fẹ́ lò láyé káà ní kí ọlọ́run mo fẹ́ lò 300 years láyé àbúrà mo fẹ́ lò 400 years láyé àwọn sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah àwọn dàmọ́láyé ìtumẹ̀ ní pẹ́ta kí bí a sheikh Muhammad bin Abdul Wahhab tán bá lọ 400 years láyé mú ti wá kú ní ìsin báyìí náà ló jẹ́ kí sọ wà lórí anábì Musa alayhi salatu wa salam ipe nínú tọ́lọ̀bá ṣe fún nínú bí mọ́jíza o ní pé ọlọ́bá fún wọn ní àǹfàní àti ṣe ikhtiyar táwọn ọmọ gbọ̀n dàn láàrin fọwọ́ gbọ̀n wá ká bí eye 100 years wá fẹ́lò láyé àdébù musa ní pé ní padà wá kúnà ní àbí oníkẹfẹ̀ kan kúnà ìsìn náà ṣe mọ̀ rí ní ìgbà padà kúnà ní náà ala hmm? Hassan bin Thabit rahimahullahu ta'ala so Sheikh al-Allama Rabi' bin Hadi al-Madkhali rahimahullahu ta'ala wọ́n sì aláìsí láìpẹ́ ní irú èjì táwọn náà lè fìyàn o àwọn kan bẹ tó ṣe ké bí a ilé ayé táwọn gbé ilé ayé kúfúrò ni ilé ayé tí wọ́n gbé ilé ayé zandakọ ni ilé ayé tí wọ́n gbé ilé ayé ìtakò ẹ̀sìn Ọlọ́run Ọba ìmáṣẹ́sìn Ọlọ́run ìsìnmá lákàkúfẹ́ sí Ọlọ́run Ọba ni àwọn náà kó bá yọ́nú sí wa ó yẹ kí mùsùlùmí kí ń kí ẹ pé níta lágbàjá ó kú kékeré gẹ́bà yẹn sí máa ń sin bí tó bá sọ fún èyàn tó bá jẹ́ onísúnnà bí lágbàjá kú ní tó kó rí pé sẹ́ni ẹ kú lórí tawhid hal mata ala tawhid hal mata ala al-aqidati sahiha so kú lórí tọ́lọ̀ ni wá sí láyé in tó ní ọmọdún mélòó ni wọ́n ní olùn 40 ah ọmọdé ni subhanallah alhamdi subhanallah alazim ok ọmọdé ni tó bá jẹ́ 80 náà ńkọ́ tó bá jẹ́ 150 ńkọ́ ṣe bí n tó jẹ́ almuhim tí ó kọ́kọ́ ẹni pé ẹni tó kú yí ńkọ́ ibi tó ń lọ yẹn sẹ́ ṣe nínú àwọn aṣfiyáwù ni ó wà ní àbínú àwọn sọ̀hádá wọ́n ní fa amma man thaqulat mawazinuhu nítorí wọ́n gbé mizan kalẹ̀ ní yọmọ̀ kíyàmà àwọn afẹ́ ṣàlàyé àdíta nẹ́bà muhammadu wa sallallahu alaihi wasallam ike yuzanul abdu yọmọ̀ kíyàmà àdíti wà kí wọ́n wọ́n èèyàn ní yọmọ̀ kíyàmà àdíti wà kí wọ́n wọ́n àwọn iṣẹ́ wa ní yọmọ̀ kíyàmà gbogbo ẹ̀ àdíti wà fún àkídà ahlus sunnah wal jama'a ni àkídà ahlus sunnah nítorí àkídà tí wájú kò lórí ọ̀rọ̀ muhammadu sallallahu alaihi ẹ̀rí wíkí wọ́n wọ èèyàn wọ́n nà níbi ìṣọ́sọ́lọ́ sán pé wọ́n mú kèfèrí tó tó bí àwọn kèfèrí oúnjẹ kújẹ wọ́n wà gbé and then òṣùwọ̀n yìí skéèdì tí wọ́n sọ yìí kèkí ń ṣe máa náwí o ẹmí mọ̀ gbọ́ yìí because àwọn bídà wọ́n ti pọ̀ gan wípé skéèdì yẹn kèkí ń ṣe skéèdì tó wà fi haisi náà láwùkì ojú méjì kọ́nà náà kútùbùlà àkídà mẹ́mọ̀ pé láhù lìsànà àmìtò ilẹ̀ pé láhù kìfàtàn kìfàbáì kìfàbáì tí bá yàbí náà kí wá fún wa níbi ẹ̀rí méjì wípé mọ́ wọn èèyàn wọ́n wà mú káfìrí tó dẹ̀ tí yóò rí tí yóò bá rẹ̀ ní pé ẹni yìí ni jísmọ̀ ẹni yìí dẹ̀lá ó tóbi gan wọ́n gbé sí bí scale ànábì sallallahu alaihi wasallam pé kò dẹ̀ ní wọ̀n ju kò ní wọ̀n yẹ adìẹ Allahu akbar like kò ní kódà janaha ba'udu kọ́ ni ẹ̀fán ẹ̀fán ẹ̀fán kékeré rẹ̀ kò ní wọn ìyẹ́ ẹ̀fán hadithi kan ní imi ibn mas'udin radiyallahu anhu wọ́n gùn gíjọ kan àwọn yẹn wá rí ẹsẹ̀ wọn dẹ̀ tí rí àwọn yẹn wá pé ah, ẹwọ ẹsẹ̀ ibn mas'udin radiyallahu anhu a nígbà ni a ah, ṣe rí ẹsẹ̀ tẹ́ ń wò yẹn ha tẹ bá mọ́ tó wọ́n lórí òṣùwọ̀n so wọ́n wọ èèyàn fúnra rẹ̀ wọ́n wọ èèyàn fúnra rẹ̀ wọ́n wà wọn iṣẹ́ èèyàn náà nínú ẹ̀rí kí wọ́n wọn iṣẹ́ òun náà nílé fa amma man thaqulat mawazinuhu nínú rẹ̀ ó ní hadith anábà muhammad sallallahu alaihi wasallam ikú ọkùn kan wà ní yawmal qiyamah hadithu albitaqa bóyá wọn ti gbá hadith àwọn scroll ẹ̀ṣẹ̀ ló kún bẹ̀ yóò pọ̀ gan ẹyọ kọ̀kan nù rẹ̀ tán bá tú kalẹ̀ báyìí níbi tí ojú yẹn lè dé tán bá fi yẹn lẹ̀ sí desert ibi tójú yẹn lè dé yẹn ibẹ̀ ni scroll yóò dé ẹ̀ṣẹ̀ ni wọ́n kọ sí gbogbo ẹ̀ àwọn sí aburú ó ṣe báyìí ó ṣe báyìí wọ́n wà kó wá bẹ́ẹ̀ sí títà ni yíò fi rí pé é kọ̀dì halaktu mútùsùfù wọ́n wà yẹn káàdì bìtọ́ọ̀kọ̀ kutiba maktubun alayha la ilaha illa Allah ìtumọ̀ ní pé ni yin ko min ahli tawhid ó wá kú lórí la ilaha illa Allah wọ́n wá gbé sí jilati e wọ́n gbé sórí meza wọ́n gbé sórí òṣùwọ̀n kíni ó ṣe yo lo le báyìí wọ́n scale lole yóò nídi sí olóore tí ó ju ìyẹn lọ nítorí tó bá jẹ́ sí olóore tó bá jẹ́ dédé ni yóò jọ dédé báyìí ó nídi more than that láti tẹ́ ń wà mú káàdì ẹ̀rọ wá kutiba maktubun alayha la ilaha illallah mú wà fi sórí ìkejì yẹn yóò dẹ̀ tẹ́ la ilaha illallah anẹ́lúwà sallallahu alaihi wasallam pé bẹ́ẹ̀ ni kò sí Ànábì sọ gbákanáà hadithi wà láwọ́kọ́lá fi ìdọ́fán hadithi pé Ànábì Musa alayhi salam qala lillah wọ́n sọ fún Allah subhanahu wa ta'ala pé ẹfún mi ipé kọ́lọ̀bá fún àwọn ní dùá táwọn fi pí ọlọ́wọ́ba táwọn fi ṣe ìrántí ọlọ́wọ́ba ọlọ́wọ́ ni pé kul la ilaha illallah wal aradina as ومن فيهن في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله بقو سمات الله بقو انتم بني نوري بقو عامرهن آه، غيري بقو انتم بن يتصروا با everything تمدون سوريوسوا كباي تمد بلا إله إلا الله سوريوسوا كيجي يودت تسموا يكي كل هذا في فضل لا إله إلا الله ألوك كتاب التوحيد باب من حقق التوحيد دخل الجنة بغير حساب لو يكي والله إن أرحم الناس بالناس أهل السنة àwọn tán nífẹ́ àwọn èèyàn jù tán nífẹ́ dáadáa fáwọn èèyàn wà láwọn onísúnnà onísúnnà ò ní tí ẹni fọ́lá sọ pé nǹkan bá yọ̀ dáa má sí ma tó kò sí tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí ló fẹ́ gbà minkum jaza'an ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا كم طريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا انتهوا لسنة وانية so wọ́n ni pé ẹ́rọ pé gbogbo òjò tí súnnà bá ti wá wà in tó mọ̀ kọ́kọ́ gbìyànjú àti túnṣe ni pé àkídà àwọn èèyàn in tí ó jẹ káwọn èèyàn sófò tá ń sọ yìí so gbogbo òun à ń kírun à ń gbáwẹ̀ à ń ṣe kíníkan gbogbo ẹ̀ tí tákídà tí pìlẹ̀ bá ti bàjẹ́ nígbà tí ẹ̀bá ń kọ́lé sórí dẹ́sàtì ni èyàn ń kọ́lé sórí yẹrin tí ó dúó jẹ̀má kò lè dúó náà orí yẹrin but táwọn onísúnà bá débì kan á ah, àwọn lè ní ó dá ẹjá tún foundation gbé ẹgbẹ́ foundation ẹkó sìmẹ́ntì sí ẹsẹ kíní kan sí ẹsẹ kíní kan sí ẹbẹ̀rẹ̀ sí ni mọ́ kọ́ ilé sórí foundation yẹn àwọn ẹni àánú wọ́n wà dé wàhálà yìí ti pọ̀ jù ẹ̀yìn pàwọn yẹn kéfì rí ẹ̀yìn pàwọn yẹn kíní kan ẹ̀yìn ṣe gbá ẹ̀yìn sàwó alákatakítí ni yín Boko Haram ni yín terrorist ni yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí kíní lórí pé wọ́n tún àkídà àwọn èèyàn sí Ọlọ́run Qur'an wa qadimna amilu min amalin faja'alnahu haba'an manthura gbogbo sẹ́ tẹ́yàn bá sí bọ́bá ilé kú lórí ẹbọ ẹyọ kan bọ́bá ilé kú lórí ẹbọ ẹyọ kan Ọlọ́run sì kò wá sí nǹkan tí yóò bá ìléwu kó wà lórí ẹ̀ nínú ẹ̀ṣẹ̀

ọwá pàdé mi ọlọ́run ọba lẹ́ni tí ò sí ẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba rárá làkọ́yìtù kàbí kò rọ́bí ha magfiratan dédé orun tó gbéwọ̀n in sì fi dédé àforíjì rẹ̀ pàdé rẹ̀ kullu hadha bi fadli la ilaha illallah ah kullu

ثم بين ذلك ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n kọ àwọn ṣe dáadáa àti ṣe bí bẹ́ṣe mọ́ ń kọ́ ọlọ́run sàlàyé bẹ́ṣe mọ́ ń kọ́ man hamma bi hasanatin walam ya'malha katabaha Allahu indahu hasanatan kamila ẹni tó bá gbèrò àti sisi olóore kò wá rí bí ṣe ah mo sì fẹ́ mọ́ sí sọ́dọ́kọ̀ fáwọn èèyàn àmọ́ lówó mo fẹ́ ṣiṣẹ́ báyìí àmọ́ rí ṣe ọlọ́run wá kọ ládá iṣẹ́ complete yẹn fún wa in hamma biha wa amilaha tó bá wà lè gbèrò rẹ̀ ó padà wá rí sí eventually katabahu katabahu Allah indaha hasharu hasanat ọlọ́wọ́ bá multiply rẹ̀ ní ọ̀nà bí mẹ́wàá ila sab'i mi'ati dhi'fin dhi'fan wọ́n bá multiply rẹ̀ lọ sí bí 700 ila adha'afin kathira wọ́n Ànábì wa ń sọ pé Ànábì ń sọ pé ọlọ́ọ̀bá ń sọ subhanahu wa ta'ala wípé man hamma bi sayyi'atin ẹni tó bá gbèrò pé ah ìsì lọ sàbúrí lọ́la wa lam yaf'alha aw lam ya'malha kò padà wá sí abúrú yẹn kìí sí pé kò sí látàrí pé kò rí bí lọ́mọ́ ó sí látàrí pé ó fi ilẹ̀ látàrí ah tí mo dẹ̀fẹ́ tí mo mú sí lánàá ẹ̀yọ̀ wà dáfà ma sàbòsí èèyàn bí a fẹ́ lọ sáìtì kalẹ́ ni bíkìlẹ̀ alimi mo tún ápùlà pé sìmẹ́ntì mẹ́ta lè yóò wálé lónìí báyìí dáwọn yẹn ṣe ni ẹ wallahi dáwọn yẹn ṣe ni ẹ ó tún wá dìwọ̀ lójú kó sìmẹ́ntì ah! fi kọ iṣẹ́ olóore bí kò iṣẹ́ olóore fúl ni fa in hamma biha wa amilaha katabaha Allahu katabaha sayyi'atan wahida wọ́n wà kọ́ ní iṣẹ́ agbúgbé ẹyọkan ìgbà tó ṣiṣẹ́ olórin mẹ́rin ẹ̀kọ́ fún asharot miat uluf alaful uluf thousands of thousands in sahati tabir náà àwọn tó wá ṣiṣẹ́ agbúgbé mẹ́rin ẹ̀kọ́ fún ẹyọkan nefma ní pé wailun liman gọ́laba ahaduhu ni àti òfò ìparun ẹni tí 111 bóòlù sí padà wá ju 100 100 100 lọ ìṣúwẹ́ ní pẹ́ ní ohun ẹni òyìn sísí olórí rárá láyé yìí bó ní ìkẹ́ 111 tán kọkalẹ̀ bó ló ti padà wá ju 100 lọ wa man thaqulat mawazinuhum mọ́m sáàrí wá ní yóò wà nínú 'ishatin radiya ìgbésẹ̀ tó tutù tó dùn tínú rí ó dùn sí tí ó yónú sí fahuwa fi ishatin radiya wa amma man khaffat mawazinuhu imam sa'adi ni ai bi an lam takun lahu hasanatun tuqawimu sayyi'atihi ẹni yóò ní àwọn sí olóore tó lè bó sí agbúrú rẹ̀ mọ́lẹ̀ fa ummuhu hawiya ai ma'wahu ومسكنه النار التي من أسمائها الهاوية ibitẹ́ni yẹn padà lọ́wọ́ òun ní iná nínú àwọn orúkọ rẹ̀ náà ni alhawiya tẹkónù láhù bí manzilatil um almulazima kama qala ta'ala inna adabaha kana gharama ọlọ́wọ́n wa ummuhu ìtúwẹ̀ ní pé ìyá rẹ̀ àbí ọlọ́wọ́ wa pè iná ní ìyá fún ìdí ni pé yóò dúó bí ìyá ṣe máa ń gbé ọmọ tí ìyá máa ń tọ́jú ọmọ tí ìyá máa ń fẹ́yìn tí máa ń gbé tó kí ọmọ àti ìyánájọ́ máa ń lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ni yóò sì wà nínú náà tí ó láàzámà nínú náà tí ò ní kún bẹ́ẹ̀ tó bá jẹ́ lẹ́bọ tí ó ni pé wọ́n dórí ẹ̀kodò sọ sínú náà ni wọ́n jù sínú náà láti bí orí rẹ̀ wa ma adraka ma hiya ai wa hadha ta'dhimu li amriha thumma fassaraha bi qawlihi hiya narun hamiya ọlọ́run abẹ́rẹ̀ pé ṣe mọ́ tá ń ọlọ́run ni narun hamiya ay shadidatul wọ́n ní pé gbígbóná náà yẹn ó ju tayé lọ lọ́nà bí 70 an Allah subhanahu wa ta'ala an wá ìṣọ́ ọlọ́run ọba kó níbi náà so eléyìí ni reality eléyìí dẹ̀ ni in ah, tí ó ṣẹlẹ̀ bí ó dẹ̀ ṣẹlẹ̀ náà so tí wọ́n ní pé tó bá di ọmọ kìyàmá gbọ́dọ̀ sí máa palẹ̀ mọ́kàlẹ̀ látàyé ta wáyé ibo ló ń fẹ́ wà sí nínú hawiya ni àbí nínú rọ́bíyà kádẹ̀mà wípé àsìkò tààlù láyé àló ń dínkù sí lójoojúmọ́ bá sí ń dàgbà bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe má bẹ́ẹ̀ lásìkò tààlù láyé ṣe ń dínkù kò lékún sí o ẹ̀yẹ́mà yá mi nírẹ́sì wàláhì ó ń dínkù so kó má ríkí bí àgbà tí yẹn bá tó kù láyé tán ìgbà lèyẹ́ṣẹ̀ wá ronú fa'al hatta idha mittan tabahta rẹ̀ bá tó bọ́ kò tó ronú àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sí wá ní rú àwọn bẹ́ẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó sí wá nínú àwọn tó sì pé wọ́n ti tètè ronú láyé wọ́n dẹ̀ ti padà sí wọ́n ti di òdúdú mú wọ́n dẹ̀ bá ọlọ́ba pàdé lẹ́ni tí ọlọ́ba yọ́nú sí wọn